الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقف الله أبا سبحانه وتعالى أترى لكم كاتب فعن نبو محمد صلى الله عليه وآله وسلم من فوائد الآيات nínú àwọn àǹfàní tí a lè mú níbi àwọn àyàtì tí a ti kàsíwájú lórí ọ̀rọ̀ siyam lórí ọ̀rọ̀ Ramadan àkọ́kọ́ ni wípé faradallahu siyama alal mu'minin kama faradahu alal ladhina min qablihim lima fihi min alfawaid ad-dunyawiyyati thumma al-ukhrawiyyah wọ́n ní pé Ọlọ́run lórí wa gẹ́gẹ́ bó ṣe sí lọ́ranyàn lórí àwọn tí wọ́n ti wá síwájú wa nítorí àwọn àǹfàní ayé àti alkiyama tó pọ̀ ń bẹ nínú àwọn àǹfàní ayé pọ̀ ń bẹ gan nínú rẹ̀ ní wípé nínú oṣù Ramadan kí yẹn gba àwẹ̀ nínú àwọn àǹfàní ayé lélé yíò ó túnmọ̀ ń lékún àlàáfíà nígbà tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àìsàn tó ń so gẹ́bí kanú àfáṣẹ́ ń sọ pé fa inna dáa akthar ma tarahu yakunu min at-ta'ami aw ash-sharabi ọ̀kọ́lọ́kọ̀ gbà tẹ́mà rí àwọn àìsàn ó máa ń ṣẹlẹ̀ níbi àwọn oúnjẹ àti àwọn nǹkan mímu ni àwọn àǹfààní ayé àtàwọn àǹfààní ẹ̀sìn tó pọ̀ mẹ́ pọ̀ gan àwọn àǹfààní ẹ̀sìn yẹn náà tún wá wọnú ara wọn wọnú àǹfààní ayé nínú rẹ̀ ní bí yẹn ṣe máa ń wà generous bí yẹn ṣe máa ń lawọ́ bí yẹn ṣe máa ń nawọ́ sáwọn èèyàn nínú oṣù Ramadan oníkálùkù ìdáwàfẹ́ sínú èmi ó mú làbídùn amọ́sílásí èmi náà pín fáwọn èèyàn ìtorí Ànábì sallallahu alaihi wasallam man fattara sa'iman ẹni tó bá ṣí aláwẹ̀ tó bá ṣí lẹ́nu yóò ní ládábà wa èmi náà fi lè kalẹ̀ ẹba ń gbí pìọ̀ta márùn sí bẹ́ẹ̀ so yóò kọ́ yẹn kódò oníkì oríṣiríṣi àwọn èèyàn míì tí wọn kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ before Ramadan àwọn náà di ẹni táwọn náà ma náwó sójú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala irú wa tá sì ń fẹ́ náà ni ẹ nínú Ramadan àti níta Ramadan so àwọn àǹfàní pọ̀ gan nínú rẹ̀ náà ni wípé àwọn shayatin wa sulisilati shayatin fi hadha shahri al-azim àwọn shayatin wọ́n dè wọn mọ́lẹ̀ lẹ́fìrí pé tí bá ń ṣe bẹ́ẹ̀ nínú Ramadan kò yẹ kí ẹmọ ṣẹlẹ̀ rárá kò yẹ kí ìṣẹ́lọ̀ bá rárá mọ́ ṣẹlẹ̀ àmọ́ ti di wípé ẹ̀mí wa gan gẹ́gẹ́ bí ìkan nínú àwọn afáṣẹ́ ń sọ wípé a ti padà fẹ́ wọ stage wípé wa láburú mọ́ bí pàgàlá tó ń kọ́ ṣe ìtọ́nù gan láburú àwọn rẹ̀ padà wádìí ṣàyàtínì fúnra wa ẹ̀dàkùn sáwà náà dì mọ́lẹ̀ ṣe bọ̀ àwọn èèyàn gangan fún àwọn ti ya ṣàyàtí nìkalẹ̀ àwọn gan ti ya ṣìtá nìkalẹ̀ Allahu Akbar dé pé tó máa dé ṣètọ́nù kalẹ̀ gan ṣètọ́nù ti ṣiṣẹ́ kalẹ̀ already iṣẹ́ tó ṣe náà yóò mọ̀ ṣiṣẹ́ láàrin oṣù kan náà ẹ̀ṣ àmìyọ́lọ́bà kó sánú wa o ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfàní tí torí ọlọ́run sọ pé la'allakum tattaqun kẹlìbà jẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala so ìbẹ̀rù ọlọ́run ọba yẹn yóò tún wá sókè ṣe mọ̀díní ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé bí bá ṣe wà yìí bí ìgbà tẹ́yàn bá ní ẹran méjì ni èyí tẹ́yàn bá ń fún lóúnjẹ jù òní ò ní agbára jù a ní an-nafsul ammaratu bis-su'i ìwúrẹ́ kàlẹ̀yùn injẹ yàláyà oúnjẹ adẹni annásu allati ta'muru bil khair a ní ẹ̀mí tí ma ń pa wá láṣẹ dáadáa a lọ tètè lọ kírun a ó yá ka Qur'an a ó yá ṣe báyìí ee mọ́jálì mọ́ parọ́ mọ́ sàbúrú a wá nìkan oun tí ma ń pa wá láṣẹ àbúrú ní rẹ́fẹ́ ammaratu bis suu ìmọ̀ ń pa wá láṣẹ àbúrú gani ìdẹ̀ ma hánà dáadáa fún wa ṣe wá rí ẹmú méjèèjì gẹ́gẹ́ bí tẹ́ǹsìn èwo ni ó tóbi jù jàmá èyí tẹ́ bá fún lóúnjẹ jù ní ẹjíká wá wò èwo là ń fún lóúnjẹ lójoojúmọ́ èwo là ń fún lóúnjẹ ló méjèèjì òun ló fún wá rí bí pé nafsul ammaratu bisu yẹn ti padà wá lágbára ju ẹ̀mí wa gan lọ ìṣẹ́jú ẹlòmí àti gbé lọ sí bí aburú kó kódà ẹlòmí sì lè ní intention pé ìní ní kí ni ó kàn ra tọ́ọ̀tì yóò sì lọ sàbúrú kò ní might mọ́ kò ní strength àti dáfà àti defend rẹ̀ because nǹkan tí ó defend rẹ̀ ó ti weak kí nìkan tó ma fi ń lágbára qira'atul Qur'an taqwallah alhifadh ala huquqillah alhifadh ala huquqil adamiyyin ìmọ̀ kí Qur'an ìmọ̀ rẹ̀ tí Ọlọ́run Ọba lóòrèkóòrè ìmọ̀ bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí ẹ máa mójútó àwọn ìwọ̀ Ọlọ́run Ọba kí ẹ máa mójútó àwọn ìwọ̀ ọmọ Nabi Adam gbogbo sí orí tó bá ti ń ṣe yẹn òun fi ń fún kìní yẹn ló ń jẹ òfin fún ibi tí ẹ̀mí tí ma ń pọ́ láṣẹ dáadáa òfin fídẹ̀ ni àmọ́ bí táti fídẹ̀ ẹ̀gan àfẹ́ dúó ń bẹ̀ ilé Ọlọ́run ọba ibẹ̀ ni hospital ẹni tó jẹ́ dókítọ̀ òun náà ni àfá gidi tí ó sọ̀lá yóò dúdú fún yín tàbí ibùdálì gẹ́bí Ibn Qayyim ṣe ta'ala máwọn ìtàwà wá kírùn mọ́sálásí bí pé wọ́n fi abẹ́rẹ́ gún wa lára ní ẹnu ah, ìwọ̀n tí ah, ó gún óyá óyá óyá subhanallah a ń lo wákàtí mẹ́wàá ń lè bọ́ọ̀lù a ń pẹ́jú bẹ́ẹ̀ lọ lè tẹ́tẹ́ àti ilé ọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tá ti wá rí ìbẹ̀rù ọlọ́run ọba gangan kódà mọ́sálásí kìí ṣe kébí àkàfẹ́ akírùn nìkan ibi a mọ́ ń jòkó sí èyàn kan ah, mo kàfẹ́ á sì rántí ọlọ́run ọba mo kàfẹ́ á sì rántí ọlọ́run yíkà wá wallahi wọn nọ́màdì pẹ̀lú kó mọ́dá láàrin pé àwọn kan wá ọya mìíràn kakùn mí mìíràn kakùn rá ní tèmi àjòkó ṣe tìláwà mọ́sálásí àdúgbò mọ́sálásí ibi kẹtí mo ti ṣiṣẹ́ mọ́sálásí kan bẹ̀lẹ̀ gẹ̀bẹ̀ mo ti lo time díẹ̀ mi ṣẹ̀gbó dísáyé lọ ní mọ́sálásí díẹ̀ tí wọ́n kakùn rán tún padà sókè kí ẹjẹ́ ni tí ọkàn yóò fà nínú àwọn méje tọ́lọ̀ ọba ó fi wọ́n sínú sí abẹ́ bòjí ní yọmọ̀lì kìyàmọ̀ níjọ́ tí ò ní sí bòjí àfi bòjí àgàlà aráṣì ọlọ́ọ̀bá òun lẹ́tọ́ kó rántí ọlọ́wọ̀ bá ní kọ̀rọ̀ omi sì bẹ̀rẹ̀ sí mọ́ bọ́ lójú ẹ̀ ìjọ́wò làwọn rántí ọlọ́wọ̀ bá gbangbangbarí ká tó aṣọ pàtí rántí ọlọ́wọ̀ bá ní kọ̀rọ̀ tó mi wọ́n bọ́ lójú wa ẹni tó jòkó tó kàdá sí kọ́kàn rántí ọlọ́run omi sì bẹ̀rẹ̀ sí mọ́ dà lójú rẹ̀ ó níbi ká sí ẹ̀mí wa rọ̀ fún tọlọ́run ọba subhanahu wa yóò lè wọ̀lá yóò lè jẹ́ màláíkà ó kílẹ̀ kò ìtumẹ̀ ní pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn kọ́ gangan lọ́rọ̀ àmọ́ bó gangan gangan ló yẹ ká ṣe rí tó wọ́tí Allah subhanahu wa ta'ala an bí ọlọ́ba kú sanuwawu nínú rẹ̀ ni wípé asiyamu <clears throat> ayyamuhu ma'duda la tazidu an 30 yawma àwẹ̀ Ramadan àwọn ojo 30 ma o ló ń kà kò 30 days kò kọjá 30 days ṣe ibá yà abi to ìtumẹ̀ ni pé ìmọ̀ kó jẹ́ 29 abi kó jẹ́ 30 osu ojú ọ̀run nìyẹn láì sí fi ń sọ ohun imú àwẹ̀ kalẹ̀ àwẹ̀ báyìí ẹlòmí ti ń sọ pé on 17 gangan gangan làwẹ̀ bẹ̀rẹ̀ irọ́ abẹ́lòmí rárá on 18 gangan ní bẹ̀rẹ̀ ohun imú kalẹ̀ ó jẹ́ ó di òru bóyá òru mọ́júmọ́ 17 tó ń sọ yẹn àbí mọ́júmọ́ 18 tán bá rọ́ṣù ya a kàmọ́nù sàbán a wà bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ kejì súnmú lè rò ìyàtì wà áfẹ́ rò ìyàtì ìdàrọ̀ وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له أو روايات من الله فاقدروا له فاقدروا الشعبان 30 tẹ́ẹ̀bá ti rí oṣù yẹn àwọn rí oṣù lé ní ọ̀làlàwé ó bẹ̀rẹ̀ automatically nìyẹn the same thing fún gbẹ̀yìn oṣù so àmọ́ tó fọ́nì ní focus ma ń wà bẹ̀rẹ̀ àti pàgbàwẹ̀ and òun tún jẹ́ oṣù tó special láàrin àwọn oṣù ẹ̀ẹ̀wà ilá oṣù Muharram ní Safar ní Rabiul Awwal ó mọ̀ ìtàmà bí a wà lórí àwọn gúkọ̀ kan today is the first of Muharram in ta fi wò nẹ́nu àwọn aláìfẹ́ kan ṣe tán mọ́ mọ́sù kalẹ̀ wọ́n sí mọ́ mú ti Muharram náà kalẹ̀ àbúkà mọ́ mú ti Rajab kalẹ̀ wọ́n mọ̀ kìbọ̀ wọ́n mọ̀ kọ́ Ramadan attention gbogbo mùsùlùmí wà focus di gan lórí Ramadan ìdí ni wípé ìbáadà tó ní agbára ń bọ̀ wá ń bẹ̀ so àsìkò ta tún lè rí bí sọ àwọn èèyàn kú lójú ọ̀nà nígbà Muhammad tún ní sallallahu alaihi wasallam gbogbo ẹ̀díwájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala àsíyá wọ́n ni almarid walmusafir yubahu lahum alfitr fi ramadan wa alayhim alqada'u ẹni tó bá jẹ́ aláàrẹ̀ àbí tó bá jẹ́ arìnrìn àjò ó tọ́ fáwọn méjèèjì kí wọ́n jáwẹ̀ nínú ramadan àwọn méjèèjì ó dẹ̀ san padà ah like pé bí irú àìsàn kan ṣe mí láwọn àsìkò yí báyìí ó gbà pé kí n lè gbàwẹ̀ ọjọ́ ohun mọ́ gbáwẹ̀ àmọ́ tó bá gbáwẹ̀ àwọn àfáà tó ma ń sọ kí níkà kìí sí tó wà gbóúnjẹ síta tó ma jẹ́ tó rí ọgbọ́dọ̀ respect àsìkò yẹn lẹ́fìrí láwọn ìlú mùsùlùmí àwọn ìlú mùsùlùmí tẹ́yìn tọ́mùtáwọn èèyàn bá mọ́ tán ṣe ń bẹ̀wò nínú Ramadan àtàwọn tó bá àwọn àbí àwọn ìlú mẹ́gbẹ̀ tó ipá àtàwọn mọ́ tán ṣe wà ń bẹ̀ wọ́n tẹ́ ti oṣù kan kíni kò lẹ́mí kankan tó bá di ẹ̀yìn Ramadan a sì padà àwọn mùsùlùmí ò lè máa gbàwẹ̀ ẹ̀yìn kí wọ́n wá ní mùsùlùmí ni wọ́ agbàwẹ̀ kí ló tọ́ fi ní gbàwẹ̀ kí ní ìdẹ́ ni eh ẹjá bẹ̀rù Ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ní ẹ̀tù ó ti ń lágbára díẹ̀ díẹ̀ ó ti ń lágbára kọ́lọ̀ kó ṣàánú ẹ̀ àgbàtíyànṣẹ́ yóò kàn tó ráwẹ̀ rẹ̀ pé wàhálà yìí tún ti dé a sì jẹ́ á sọ́ra ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé Ramadan ń bọ̀ wá ní ìsànyẹ́ ti ń complain ah àwẹ̀ tún ti ń bọ̀ fa eh ah àwẹ̀ tún ti dé tẹ́rìn ẹ̀kà òun yẹ́ dẹ̀ complain oṣù tó ti pàwọ̀ ẹni rẹ̀ inú wọ́n dùn eh Ọlọ́run kó sù sáà bá wa kọ́lọ̀n ti ẹ̀já wọnú oṣù yìí kọ́lọ̀n já wọ́n ẹ̀rù ń bà wọn pé sáwọn eh, sì dé ní oṣù yìí báyìí

ọlọ́run sọ ráwọn kìfìrí in táwọn kan ṣe ní kí yatamatta'un kà sáà ma gbádùn ayé wa ya'kulun ẹ̀sì máa jẹun kama ta'kulul an'am gẹ́gẹ́ bí àwọn ẹran kó ṣe máa ń jẹun fannáru mathwal lahum ọlọ́run ni bùgbé gbogbo yín ẹ̀ ń bọ̀ wá sí nínú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala in táyín kan sí láìpẹ́ àkàjẹun náà ewúrẹ́ ni máa ń jẹun sífẹ̀ ewúrẹ́ ni ah, ah, àgbíkì mi adìẹ oúnjẹ yẹnnayẹnna èyàn fi ń ròyìn ní ìsinmi so tó bá ti wá di pé Ramadan bọ̀ wá ohun òró kan tẹ́kọ́wà ohun òró kan pé ẹ̀ṣẹ̀ mi pọ̀ inú oṣù yìí in rí gùfúrọ́nù dhunub àforíjì ẹ̀ṣẹ̀ kò rónú pé inú oṣù yìí ìbẹ̀rù Ọlọ́run tẹ̀ tún wá sókè díẹ̀ lára mi at least bí inú oṣù yìí bẹ́ẹ̀ àbúrú kan àti mọ̀ọ̀sẹ̀ inú oṣù yìí náà ní ìrìbì jùlẹ̀ in tó ń rò ní pé ah oúnjẹ oúnjẹ gbogbo àwọn ilé oúnjẹ ńláńlá ta máa ń lọ yẹn à ní ìrìbì lọ́wọ́ báyìí yọ lóúnjẹ kan wà lẹ́gbẹ̀ẹ́ ló máa ń fún wa ń tú àti fùfú lọ́sàn ẹbùn kan báyìí inú rẹ̀ wá ń bàjẹ́ nítorí ẹ̀ kò sí bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala oúnjẹ tó ti pa àwọn ẹni àwọn ẹni tó bá ma ti ṣe ń gbà míì èyí ó kàn fílẹ̀ kí ẹsẹ̀ gbókọ ẹmọ́ rẹ̀ mọ́gbé lọ wallahi tí ò ní àjábà rẹ̀ bí kí ni kódà tí máa ṣe pé bí a kí ẹ kàn máa jẹun pé èyí ó kù wọn ẹnìkan wá mú ní main aim and objective wọn wọ́n ni kana takhyir bayna al-iftar fi ramadan wa daf'i al-fidyati aw as-sawm a thumma nusikh wa asbaha as-sawm fardha wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àti bẹ̀rẹ̀ sẹ́kì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìgbàmí wọ́n ṣe òfin látara pé àwọn àǹfàní tiwa àbí nǹkan mìí tó fẹ́ sí pẹ́bí ọlọ́wọ̀ tí ẹ̀wùlẹ̀ sọ fún wa ọlọ́ọ̀bọ̀ ó pa òfin ẹrẹ mú dẹ̀ fi òfin mìí sí ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha so nasakh àti mansukh ó wà àwọn wà dáadáa nínú Qur'an so ọlọ́ni kí wà alladhina yutikunahu fidyatun ta'amu miskin so ẹ pípàtà ń tú wà alladhina yutikunahu yẹn ẹ bọ̀ inú lágbàwà alálẹ̀ tí ìnà yùtẹ̀ kú náà àwọn tó bá lè ṣe kí ni tó bá lè gbà lọ́lọ́run sọ bá wá ń tú pàwọn tí wọ́n bá lè gbà bá ṣe ń tú ní ẹ reason ni pé ó ti wà mansukho ìdájọ́ yẹn ti wà wọ́n ti cancel wọ́n ti pàdájọ́ yẹn rẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbàtí Ramadan tó ẹ̀yìn láti bẹ̀rẹ̀ wà láyé sallallahu alaihi kó tó di pé padà wá di pé ọ̀ràn yẹn lẹ́gbùdọ̀ gbá wà láàrin méjì nínú bó oṣù Ramadan ṣe ń bọ̀ ìlàwọn ìgbà kan bẹ́ẹ̀ àìdà kọ ọgbà àbí àtúmọ̀ pé mi lè gba ìní ń fún yẹ̀ ló jẹ́ ó wà bẹ́ẹ̀ sàá ìgbà tó yá ọlọ́run wá pa òfin yẹn rẹ́ ọlọ́run wá gbé òfin wá wípé ní ìsinmá yóò ẹ gbọ́dọ̀ wá máa gbà báyìí ni alálẹ̀dínà yutiqunahu òun ni ẹni tó ti dàgbà lọ́kùnrin great grandpa àbáyẹ̀ ti dàgbà gan kódà ìfẹ́ àtàkọ̀ great grandpa àbí grandpa gan ẹlòmí lè jẹ́ grandpa at 40 now tó bá mọ́ tí ń ṣe ẹ̀yìn <laughs> so kódà ó lè jẹ́ grandpa gan at 40 or at 35 also depending <clears throat> balmohim ni pé ẹni ẹ ti dé èjì pé wọ́n náà mọ̀ ọgbà náà láti mọ́ tán sọ agbó èyí agbó ìwọ́n tó ń pa gbogbo ní ọlọ́bọ̀ lọ sáájá gbogbo <laughs> ṣe tẹ́rọ ni ó kàn mọ́ sí rárẹ̀ ṣe tó bẹ́ kí bí ẹni ìyínra ẹni ti dàgbà ìyá àgbàlagbà ìyá wà nílé bàbá wà nílé ìyá ò tiẹ̀ lè sí kankan mọ́ tí wọ́n ẹ̀rà fún wọ́n lẹ́kùn nídìí gbáwẹ̀ Islam ti yọ ìwọ kọ́ ní Islam yọ ìwọ ọmọ 35 ìwọ ọmọ 40 ìwọ bàbá 50 ọlọ́ lè gbàwẹ̀ kí ló sí ọ́ èmi ń kẹ́ lè gbàwẹ̀ ń tèmi ni ẹ̀sìn wọ́n sà lè wọ́n ní ọlọ́ọ̀bá ọmọ kan méjì ni ọ́n gẹ́bẹ̀ náà ni al-murdi wal-hamil ẹni tó bá ń fún ọmọ lóúnjẹ ẹ̀yìn tí ó kò sí lágbára àti gbà wẹ́yẹn tó bá lágbára àti gbà yóò gbà bọ́ á ì ó lè wólulẹ̀ tó bá tiẹ̀ láwọn ọmọ ọmọ kan bẹ àwọn lè múyàn pa tó á kíwúrà ọmọ ló mú ni àà kò ní gbàwẹ̀ rárá bọ́ àwọn mìíràn tó ká wọ́n jẹun mọ́ch bá ti jẹun díẹ̀ báyìí dé pé oúnjẹ tí ẹ̀gẹ́ bá jẹ ń kó mọ́ rí tán títí ó fi dé time àbí pàápàá jùlọ bí ọmọ ẹ̀ tí wá ń ṣe kíni ọmọ ẹ̀ ti ń jẹ oúnjẹ mí ọmọ ẹ̀ ti ń jẹ oúnjẹ mí náà yóò kàn fi eléyìí ṣe bí ó fi ń support ni ó ti ń jẹun ó ti ń fún lógì mú ó ti ń jẹ rice ó ti ń jẹ sẹ̀mú ó ti ń jẹ gbogbo so irú ìyá yẹn kó ń gbà wẹ̀ tiẹ̀ on the condition pé oúnjẹ tó bá ti jẹ láàárọ̀ yóò tó fún ọmọ yẹn títí gẹ́bẹ̀ náà ni ẹ tó pé oyún rẹ̀ wà níbi early stage well ó láwọn early stage oyún mi tó mọ́ lágbára bọ̀bọ̀ yóò wà ní stage pé kò affect ẹ̀ kódà kò bá mọ́ jẹun irú ẹni bí ó gbáwẹ̀ bọ̀ kókó ni pé ẹni tó bá lóyún àbẹ́ tí ó bá ń fọ́mọ lóúnjẹ tí ò bá ti lè gbá òun náà ti kó sínú ẹ̀ òun náà ní gbáwẹ̀ kí ni ọkọ rẹ̀ ó ṣe ọkọ rẹ̀ ó fún àwọn èèyàn lóúnjẹ jẹ fún èyí òdi wọn ọjọ́ tí ò fi gbáwẹ̀ bí ó ti gbàdé wà bí ó ń gbà wọn hmm, ó lè gbàdé kò gbà 2 ó gbà 3 kò gbà 4 ó sàn gbà síra kẹwẹ́ sáàjọ wọn sí síra àwọn ọjọ́ tí ó gbà ọkà bá ká ó sì lọ fi fúnyà ní oúnjẹ ó báyìí àbí miskin náà náà aláìní ẹ jẹ́ ká note aláìní ẹni tí ò ní wákàtúlẹ̀ ẹni tí ò ní tí ó fi sínú ló jẹ́ pé ó mistake ni ó jẹ́ pé kí èyàn kan wá pé ẹkàn mọ́sálásí ẹkàn máa ń fáyẹ̀ká ló ń jẹ mọ́sálásí ara wù àwọn tó fún ló ń jẹ mọ́sálásí àwọn gẹ́lú ló ń jẹ tí ó jẹ nlé àwọn aláìní àwọn tí mo ò ní rárá ah, wọ́n náà mọ̀ pa àwọn ènìyàn ládùúgbò ah, àwọn ènìyàn kò sí kankan wò

ọlá tí ń bẹ fún Qur'an lè tó ṣe kí wọ́n sọ̀kalẹ̀ nínú oṣù yìí àti pé ó ń bẹ nínú sísọ Qur'an kalẹ̀ ipé Qur'an wá láti al'ala wal asfal fayakunu hadha al-inzal dalan ala uluwillah àti lè fi lè ṣe èrí lórí pé ọlọ́ọ̀bá ń bẹ lókè uluwillah tálùkọ mẹ́rin uluwillah wa yẹ tún lè lò dìfàtì pa ọlọ́run anzala rẹ̀ ní shahru والإنزال يكون من الأعلى إلى الأسفل أما أنسوا ككال لا توكي واسسالي so ti ma bi pa nbo lo Ọlọ́run wa wa ó wá na wa sí gbogbo ayé ó wá ṣe bá kí ibi tó Ọlọ́run wà ní fa hadi safaha ah wa de ko kan ni wọ́n sọ kalẹ̀ gan ni in tó dé wà nínú fi toro bọ́lọ́run ṣe dá adama tó Ọlọ́run dá wa una ni wí pé ká mọ̀ pé Ọlọ́run ba ta ni Ọlọ́run ba ibo lowo owo sema ìwé en tó ní pé Ọlọ́run bá ńbẹ gbogbo ayé tó fẹ́ sàdúwà yà ní ah, ah, ọlọ́run sàdúwà kí ló tọ̀ wọ́n sánmà mú yọ ní gbogbo ìlọ́lọ́run wà ní tọ́rẹ sàdúwà ọmọ sí báyìí náà ni ọmọ náà kà kiri báyìí ní randomly tó gbogbo àyè ló wà tí wọ́n lọba dé pẹ́lú mi wà nínú tó pé ibi tẹ́tì mọ̀ pàwọn èèyàn fi tó rọ̀ wà lórí wọn ẹwà tó ma ní òsọ́lọ́run wọ́n wà ní orí pẹ́lú ìfẹ́já oh God oh God ah wọn bí ó ní atheist ni wọ́n ni so o mọ́ láàrín gbáyé tó kí fítọ̀ yóò kàn klíkì ní pín àdámbọ́ sí gẹ̀gẹ̀rẹ̀ aslan kọ tó fi ṣètọ́nù kúwà ṣètọ́nù tó jọ kọ pèsè lórí ẹ̀mí ààrẹ kọ tó bá ta ààrẹ jẹ́ fítọ̀ yóò klíkì hello new accident ẹgbẹ́ mọ́tò fẹ́ lásán hey ya Allah mo bí ẹ̀yìn sí lọ́n tẹ́lẹ̀ ni hey ọlọ́wọ́ ẹ̀yìn sáyẹ̀wò sọ́mọ̀ kí ojú yóò lọ sọ́mọ̀ straight ni àdámọ̀ yẹn connect padà lójú ẹsẹ̀ ni fítọ̀ ni ó là nẹ́bí sọ́sọ́lọ́sọ́lá ń pé ma min mauludin illa wa yúlàdù alàlfitra kò sí ọmọ kan tí wọ́n bí orí tí wọ́n bí lórí náà lórí ẹ̀sì islam alfitra tó yẹ islam fa abawahu yuhawidanihi àwọn bàbá rẹ̀ ni wọ́n sọ di yahudi jíu aw yu nasironihi àwọn náà sọ di nasọ́rọ̀ christian aw yu majisani àbáwọn náà sọ di abọ́gibọ̀pẹ̀ àwọn magians àwọn tó ma ń sin iná tó ma sin ẹbọ ọlọ́run wá ní aw yu silimanihi ànábì ò sọ aw yu ipi àwọn ni wọ́n sọ di musulmi musulmi gangan ní aslan ọmọ tó bí sáyé musulmi lọ bí ọmọ yẹn hunafa àwọn tó pé tẹbá fọmọ yẹn lẹ yóò dàgbà tẹbá sọ mẹ́ta lọ̀gá fún wa láì kò ní gbà lọ́wọ́ yín láyé ẹyọ kan lọ́lọ́run no mẹ́ta kò ní gbà kò ní wọnú làákàyè rẹ̀ ó ti di because àdámọ́tọ́lọ̀ bá dan fitratullahi allati fatara an-nasu alayha ọlọ́tún sọ kí wà lan tajida li sunnatillahi tẹ̀bìdìlà bọ́lọ̀ ṣe dáwọn èèyàn bọ́lọ̀ ṣe gbogbo ṣe rí nìyàn lẹ́yìn mithaq mọ́jàmú tàti bọ́lọ̀ bá gbé kàtó wa sáyé fítọ̀rọ̀ yẹn tún wá wà fítọ̀rọ̀ yẹn tún wá dúó ànábì ọlọ́run tún wá ráwọn òjíṣẹ́ àtúnwárí gbogbo ì kí la yakuna hujjatun linnasi bal lillahi ala hujjatin azza wa jalla kó mọ̀ lè bá sí àwíjàrí fún ẹni kẹ́kẹ́ ọlọ́wọ̀n ọba ló ní agbègbè àwíjàrí ọlọ́ọ̀ba ọba tó gbẹngbẹ́ rusulan mubashirina wa mundhirina li alla yakuna lin nasi ala Allahi hujja ba'da rusul ah, ọlọ́láwọn òjíṣẹ́ tààrin sí ẹ̀rí bí àkàdédé rán wa ni àwọn rán wọn kán máa kó mọ́ lè bá sí àwíjàre fún ẹnìkankan lẹ́yìn ìgbà táwọn òjíṣẹ́ bá ti wá ọlọ́lọ́bí sọ Al-Qur'an pé yá ahlal kitab ọlọ́ni kọmọ pẹ̀yìn ta fún ní tíra qad ja'akum rasuluna yubayyinu lakum kathiran mimma kuntum tukhfuna minal kitab wa ya'fu an kathir ọlọ́ni sọ Al-Qur'an pé yá ahlal kitab qad ja'akum an taqulu ma ja'ana min bashirin wala nadhir faqad ja'akum bashirun wa nadhir ọlọ́ni pé mú pẹ̀yìn ta fún tíra èyí jíus àtàwọn kírísítẹ́nì qad ja'akum rasuluna ala fatratin mina rusul àwọn òjíṣẹ́ mi ti dé Muhammad ti dé wá báyìí ala fatratin sallallahu alaihi wasallam 700 years la nẹ́bì kakò fi wá òjíṣẹ́ ọlọ́ an te kúlú kẹtọ́ ọmọ sọ pé máa já ànámin nàdírin min bashirin wà lánàdírin ní àlọ́wà awò orólùkìlọ awò ránàbí òní fàkọ̀dìjá ọkùn bashirin wà nàdírin ó ti dé báyìí o ó ti dé o ẹni gbàgbọ́ nínú rẹ̀ so gẹ́gẹ́ bí àwọn àyà àtàwọn àhàdí ṣe gbé wá fítọ̀ náà tó fi rinlẹ̀ bẹ́ẹ̀ àti orí pípé common sense jọ yíwa pé ọlọ́ba ń bẹ ní òkè ní òkè al'arsh fawqa khalqihi ba'inun min khalqihi fawqa al'arsh al'arsh na'am wọ́n ní wujubu siyami ala man shahida shahra ramadan wọ́n ní pé shari'atullahi samhatun muyassara ṣẹ̀rí ọlọ́run ọba in tó rọrùn tó easy ni ba'idatun anil mashaqqati ó jìnà sí gbogbo tí ó bá ti fa ìnira ṣẹ́rí kàmọ́ wo kíní ẹ̀láyé sẹ́rùn kíní ń fa ìnira àbí ara ṣẹ̀rí èkí gbé tí ó fa ìnira kalẹ̀ <clears throat> àwọn nǹkan ìwọ́sùkọ́ lọ́mọ̀ orí pẹ́ kíní kan ara àwọn nǹkan mí bẹ ìwọ ìwọ aláìníkan ṣe ní olóòjẹ́ kó nira ẹlòmí báyìí ìrun tàn kí náà ìnira ìnà àà ah, bóòlò jẹ́ nira bóòlò sí jẹ́ nira dé káwọn àfáàmì wà wọ́n fẹ́ kíyàn pé àwọn shara'il islam ní takalif ẹgbá ni pé àwọn kílọ́n pé al-ahkamu taklifiyya wọ́n láwọn ọmọ jáàmù náà kọ mú láfún wa ó wà náà àfàwọ̀lá ṣe kìí ẹ̀sìn làádá ní sọ níbi shara'il usul min al-usul ti do western fábá ló ní sin wọn ò gbà lórí ìtàwọn jẹ́ because a ń gbà pé káàmọ̀ sí náà yí tẹ́klífà ní mọ̀ṣákọ̀ ní ọlọ́sìn ni pé la yukallifu Allahu nafsan bọ̀ wọ́n náà wọ́n tọ́ sọ ẹ mọ̀ wẹ̀rí wọn wọ́n ni pé ẹ so gbogbo tọ́lọ̀ bá ní ká ṣe tẹ́klífà ní but irú tẹ́klífà wo tẹ́klífà ta lè gbé ọlọ́ni la yukallifu Allahu nafsan illa wus'aha in ta bá ní ẹ ṣe in tẹ́ lágbára láti ṣe ni ló jẹ́ pẹ̀yìn ma yá mi ní ìṣẹ́lá ẹjẹ́ kakọ́ kìíní tabbala àdánwò kan àdánwò kan sí wá ah ah ọlọ́run kìíní tí wá tóbi jù ara kò tóbi jù in tó lè gbé lọ́lọ́ fi kan mọ́wọ́ tẹlòmí ipẹ́ ẹ ṣìbẹ́lòmí òun tiẹ̀ àjọ parí kìíní kan ní kí ló tó wá sí nǹkan báyìí kí ló dé gẹ́gẹ́ bá rẹ̀ ah láwájá ah gáì tó director Dangote ah ọ̀rẹ́ mi ní primary school náà gbà gbàtọ́ wá jẹ́ ọ̀rẹ́ ránkọ́ ọmọ méjì tán wà nínú ìyá kan gan bẹ́ẹ̀ ilé ayé wọn ọ̀tọ̀tọ̀ ni ìtàkọ̀ fún olúkálùkù ọ̀tọ̀tọ̀ ni àní rísìkù tí ẹ wà rísìkù kà lè ṣe àyùn kézò ó tàá ní rísìkù tí ẹ kò sí tí ó stop yóò padà dé tí yóò bá ní nǹkan náà ni mọ́ wọ àwọn ẹgbẹ́ mọ́ wọ kìnnìmọ́ wọ́kàn fèsì ìyọnu ọlọ́wọ̀ bá ní kó mọ́ wọ kọlọ̀bà kò yọ síwá وجوب صيام على من شهد شهر رمضان اوكي اتكاي وني تعظيم الله بالتكبير يوم العيد والشكر على هدايه الله كما بيولو باغا نيجو عيد تبانا سي عيد نيجو بويا كما سي لو سي عيد normally كيس كودا دارو ني agba bi kan lọ nisu gbogbo àdúgbò gbogbo àdúgbò báyìí bi abi ta se lọ kirid bi aleyin ìlú lọ ìlú sin ti man kirid Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamd oníkálùkù ma wí tí ẹ bọ́ẹ̀pì yóò lágbára tí bá yà rí so àwọn agbàgbò míì wá bóyá bí ìlàgbà lọ àwọn agbàgbò padà wá ikú gbogbo olúgan wọ́n mọ̀ pé àà ah, kí ní ṣẹlẹ̀ àwọn mùsùlùmí fẹ́ kọjá èyí ni rídì wọn ẹ́yíká ma gbé ọlọ́ọ̀bá tóbi hátẹ̀ntẹ̀ bá wà nínú mọ́tò náà nínú mọ́tò náà ẹ ma لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد so ilé ni ẹ̀kọ́ tó wà ń bẹ so ìpariwo ìgbé ọlọ́ọ̀bá tóbi nǹkan tó ní agbára nínú àǹkan tí a máa ṣe níjọ́ ìdí ni a dẹ̀ mọ́ dúpẹ́ fún ọlọ́ọ̀bá aláàmà hadana lórí pé bó ṣe fọ́nà mọ́wá ila sabilil haqqi wajtabana ọlọ́ọ̀bá sàwálẹ́ sàsójú ọ̀nà òdúdú ẹnìkan bẹ àwọn orí àǹfàní ẹ̀ àdúgbẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so adùn bí inṣáàlá tó bá dọ̀la a nínú àwọn atùnmọ́ àwọn àǹfàní mi tàtùn